الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبني المستعين عونك يا معين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين لقد مثل أدوما لقد انضلوا طلوع القرآن الكريم ومن من الشريعة الإسلامية هو شريعة مجمعين المعاملة èyí tájọ ṣe pọ̀ àṣàṣíra ilé ọgbìnà tó ṣe ayé rẹ̀ àìjìnàyà ẹ̀rí àtàjàbẹ̀ tó bá ṣẹ̀ nọmbà wà ní ọ̀rìn ìtàdà ìtàbí sí lọ́rùn ìtọ́ alágbára jù nínú ṣẹ̀ríà ìgbẹ̀lá ń sọ̀rọ̀ báyìí kò fẹ́ dápara o ìfẹ́ dápara torí ayá tún ìgbàlá sọ̀rọ̀ yìí èèyàn ọgbọ́dọ̀ dájú ẹ̀rù nígbà tí èèyàn ọgbọ́dọ̀ sọ̀fẹ́ inú ààrẹ ìgbẹ̀rọ lẹ́nu bí àwọn ìdíwà yìí tá bá rúgbù nínú lẹ́gbà yọ́ bá kí èèyàn ọgbọ́ sọ́rọ̀ gan ẹwẹ́lẹ́sọ̀ òṣèríà ọ̀nà tọ̀gọ́rọ̀ náà sọ́rọ̀gùn ọ̀nà tọ̀gọ́rọ̀ bàyágà ti mú kìkì ẹ̀nà tọ̀gọ́rọ̀ kọ̀ọ̀rọ̀ ìdùn mẹ́rin tá bá ti tẹ̀sẹ̀ tàbá ti tẹ́sẹ̀bọ́ nínú píkì àṣọ́ra àjọ́ ìfẹ́ nẹ́bì orí pé wà ní gbogbo ẹ̀ alábìní máa ń kọ́lá lẹ́yìn àmàlà máa kọ́lù kó lọ àrọ̀ ọ̀pọ̀ ọ̀sẹ̀ fàálì ní ọdọ́bá wù alfàánà bá pé bọ́ọ̀lù nílẹ̀ nínú ẹ́ يحرفون الكلمة من مواضعه Ìgbé kọmọ bẹ fún àwọn tí ń bá yí ọ̀rọ̀ lọ́n padà. Bálùkù rẹ̀ ti gbégùn kalẹ̀ bẹ́lá dí ti rẹ̀ gbégùn kalẹ̀. Àwọn abúrú ṣẹ̀rí àtẹ́wò yẹn wọ́n ti ń ṣe ara ah, bẹ́ ló ń gẹ́ àtòlù kọ̀ọ̀kanlẹ̀. Tábàkọ́ wọ́n parí ló tukọ̀ wọ́n parí. Ìdáwọn bá kọ́ lẹ̀ sọ wá dẹ́mù olóò àwọn làwọn jẹ́ kéjì wọn jọ olóhun. Tó ìgbàjúgbà tí gbogbo ẹjọ́ ma dáwọn ọmọ wẹ́lẹ̀ bẹ̀rọ ọlọ́gbọ́ tó dáhùn owó yà ní bá ń la ọmọ lẹ́mẹ́ tó rígbá ẹjọ́ rí ọdọ̀ yìí tèmi rẹ̀ gẹ́lẹ̀ lẹ́kọ́ sàlámà jáde àyífà àyífà ìbẹ̀rẹ̀ mẹ́fẹ́ ta wọn fàájì lọ́jọ́ ọjọ́ bá ti gbé kọ̀ sí yàkà wá bí ìyà láti dájọ́ kan lọ́wọ́ bá ìjọ tí wọ́n dáre ọ̀dà rẹ̀ tọba ní làkáyè ọ̀dá kò gbé ọwọ́ náà tọba lè lọ fara mọ́lákáyè nìkan kò gbé ọwọ́ àlìjẹ́ náà àmọ́ ti àdísì àti Kùránì èyàn gbọ́dọ̀ sọ́ra mẹ́ tọwọ́ ó ti fara kan Ọlọ́run ó ti fara kan Ànábì Muhammad ọ̀rọ̀ lórí pé ọmọ kéèkéé lè ṣe ìmọ́nù àti olùṣe ìmọ́nù ní tó ṣe àwọn àgbàlagbà ọgbà fún ọdún pé kún mọ́ dáa mọ́sálásí rú mọ́sálásí jìjì ẹ máa pàtìsì wò tó ọmọ ọdún mẹ́fà méje ò tí wọ bàlágà wọ́n ànábì sọ́nà àdíjì pọ̀tàpọ̀tà yẹn wípé àdíbò àwọládọ́kún àwọn àbúná òsáwàí ẹ máa bá ọrún àlọ́wàjọ́ ọmọ ọdún méje wọ́n tọ́lẹ̀ bó wọ́n wọ́n àbínà wà ṣe ẹwọ́n wá lù wọ́n tọ́lá dọmọ ọdún mẹ́wàá sáànà lù inú mú ní ẹgbẹ́ ní a máa lù sáà nẹ́bí ní a máa lù pè kú lọ́wọ́ lúlù ọ̀pí lẹ́tọ̀ ìnámù ẹgbẹ́kọ́ ayé ìkẹ̀kọ́ dé nìkan tó bá yá àríwò ẹ̀rí ọkùnrin àrígbá ọmọ ọmọ iná tètè bàlágà lọ́kùnrin o ọmọ ọdún ẹ̀dógún ọmọ ọdún méjìdínlógún ogún ọdún ọya nígbàtí à ń jẹ nǹkan mọ̀dùmọ́dùn mẹ̀dẹ̀mẹ́dẹ̀ nísìn ń jẹ́ kí ànáṣà bàlágà kó tètè mọ́ wáyé nísìn nígbà wà náà ọgbọ̀n ọdún kò àmá àti bọ̀tán ayé nítorí àwọn abẹ́rẹ́ tàà ń gbá àwọn ògùn ìbótà ń lò kankan ní jẹ́ kí bàlágà tètè dé àti ilé ọmọ kọ̀ọ̀kan kánjú bẹ́ẹ̀ ni bàlágà obìnrin nana àìsà bàlágà ní ọmọ ọdún wọ́n wọjá nẹ́bí ọmọ ọdún mẹ́sàn-án ó ti bàlágà lọmọ ọdún méjìlá ọbádà aléhi rasúlù sọ́lọ́mọ́ yóò di takókó ọyàn lẹ́gẹ́gẹ́ bá kọ̀ ní ó máa ti nǹkan oṣù ẹkẹ́ ó sì bímọ ọmọ ọdún ẹ̀dógún tí ìbá ṣe yí pé ní àrí ìmọ́mù mọ́ kò tí ìgbọ́rọ̀ sọ ìmọ́mù kájọ akọ́dún mẹ́fà ọmọ ọdún ẹ̀dógún kò tí ìgbọ́rọ̀ sọ ìmọ́mù torí nǹkan dáa bí ní bùlúgù mẹ́rin ni bùlúgù sí ní ọdún rẹ̀ ọ̀pọ̀ bùlúgù nìkan kò ti máa dà nǹkan ara olùmẹ́lòó bùlúgù tẹjáàrù mẹ́rin bùlúgù sínmi bùlúgù rúṣìlì ní bùlúgù nìká bùlúgù rúṣìlì ní kọ́ dá nǹkan mọ̀ kú ti lè káwó owó bá dàrú kó lè tó sí ìwọ́jà bá dàrú kó lè sí ọpọlọ ìtí pé ọdún mẹ́fà ò sí tó rẹ̀ kọ́lọ̀ ọdún mẹ́wàá yóò dọ̀jà rú ọjọ́ dàrú ọ̀nà lọ́wọ́ bọ́bá gbá ní olórin ló láyé ọ̀ ọmọ ọdún mẹ́lógún ọ̀ lọ́pọ̀ kí ní kan gbì lẹ́ni wọ́n lú àwọn ni yọ́ sàjáde múrẹ̀ kò sí tó ìrọ̀mù sí ìmọ́rùn ọ́ takú sí ààkìrù ìkàkà tó pẹ̀pẹ̀dà ọ̀rọ̀ tẹ̀lé àkékú ikéhù nìkan lè ń wò ọmọ bá tí àkọ̀ bá bá tó kù nǹkan ní tó so mọ́ ìmọ́mùlà láwọn ìṣẹ̀lẹ̀ ayé àwọn ọgbọ́n ayé bára bá ní ọmọ kékeré yọ sàkó mẹ́bí ló bá rọrùn ní bẹ́sẹ̀ bá rú lọ́pẹ̀sẹ̀ rú yọ ma kéré gẹ́bí mú ara ẹ̀yìn mọ̀hálù tí bí ẹ̀ká ma ṣe lélé yẹn kò tí tó ṣe ìmáàmù bí nǹkan máa ṣe ìmáàmù yóò mú mara yàtọ̀ fún só àtìtọ̀ yóò mú mara káàkiri ara ń ta kẹ́níkà ń ta lára yóò wà ní sùúrùsọ wọn fi kí n tán ìgbà ẹ̀jẹ̀ ń ta mí kí n tó ti lé bíbàlágà àti sísáájú òun surutu méjì ni ṣòrótù síhá kama kamal wọ́n fún ìmọ́mọ̀ tàbá ṣòrótù síhá ṣòrótù síhá ní káyí pé ó ti bàlágà ó ọmọ alkùránì ó sì ṣe kí ni gbẹ̀rẹ̀ tó jẹ́ pẹ̀pẹ̀ kí jama bá pọ̀ ẹmọ òpapọ̀ ìmọ́mù lọ́kàn wà ìpé ìmọ́mù nù táà bá rí náà lọ́sẹ̀ àkàn kò jẹ́rẹ kúkúrú àmọ́ kúkúrú àti gíga kẹ́ẹ́sẹ̀ sùrútù síhà sùrútù kiri sùrútù kàmálì ni nígbà àwọn ìmọ́mù pọ̀ tán àwọn afẹ́ sẹ̀lẹ̀ tí wọn àwọn àwọn kẹkẹ dábì dìfẹ́sẹ̀ tí wọn láti wá kan gíga àti kúkúrú àti lílóhun àtàìlóhun àtọ́hákéwà àti ọ̀hákéwà àtọ́bẹ̀rù ọlọ́ àti kọ̀bẹ̀rù

ọ̀rọ̀ lórí máa mọ̀ fún yẹ́ o àkàlẹ̀ tí ẹnìkan síbẹ̀ o torí náà lọ́dá yé ń dé lọ́dá ń dé àwọn tó fúyẹ́ nínú sẹ̀ríà tàbí ṣe mọ́mù àwọn ọlọ́bà nǹkan jẹ́ àwọn ọlọ́bà nǹkan jẹ́ náà èyí ń gbóbá imam yóò sì da arú kásẹ̀ ti jẹ́ àfá ilẹ̀ ìṣìjába sọ́ọ̀lẹ̀ tí bàbá sí ẹbá lè wá kan àwákò nǹkan sílẹ̀ gan wọ́n tún tó lè ṣe títà lẹ́jẹ̀ ìmọ́mù ọwá dórí ọ̀rọ̀ obìnrin obìnrin lè jẹ ìmọ́mù àbí olè jẹ ìmọ́mù obìnrin lè jẹ ìmọ́mù fáwọn ẹgbẹ́ ẹ̀ tí ó sáájú dáadáa kò sí ní títò pé àtọ̀lọ́pàá mílẹ̀ nígbà dáadáa àwọn ìlú mẹ́rin tó mọ̀ wọ́n ti tó ẹjọ́ àdúró yà lọ́dún pàkọ́ bí yọ́ tó rí ṣáàrà mi wá bèèrè pé kúrò lọ́kùnrin tí tó kí ìwọ̀n lè hàn kò sí títọ̀ ìtúfọ̀ ọ̀kọ́ lóyìí

àwọn kọjá àwọn obìnrin gbé àwọn sàhábà tó jóbìnrin lẹ̀ sí púpọ̀ lójú ànẹ́bí wọ́n tó sí lẹ́yìn ẹ̀ inú ayẹ kọkùnrin ọ́n sáájú bóbìnrin ọ̀yẹ̀ nítorí kí ni nígbà tí ó bá àmọ́rú ọkùnrin ó ní ọ̀sájú fáwọn obìnrin níbo ni ó sì dúó ìyí ti jọ ọjọ́ ọjọ́ kí àwọn kan àrábà kóbìnrin lọ sí ìdí àwọn obìnrin lọ ìdí lọ́nà sí máàlì kí lébí wà

bóòlù àwọn àgbàlagbà tó wọ́n ṣe ń lókè nígbà tí àwọn obìnrin tí wọ́n lọ ìdí wọ́n yàn àpá kan wọ́n lọ mọ́sálásí àdúgbò ọdún àwẹ̀ àtọdún léyá wọ́n wà lọ mọ́sálásí àdúgbò wọ́n lọ yẹn náfílà lásìkò tí àwọn ọkùnrin bá lọ ìdí wọ́n wà yẹn nìkan olókòógbò àwọn obìnrin jọ lọ́sàájú fún wọn wọ́n ní kò ní ọ̀lẹ́tọ̀ kan wọ́n lọ sí jímọ̀ tó láti jẹ́ kó bẹ̀rẹ̀ sá ọkùnrin sáájú lọ kí ìrun yóò dún wájú wọn àwọn tó lẹ́yìn ẹ̀kọ̀fẹ́ wẹ́yìn kọ̀fẹ́ sí kankan aláwọ̀ arígbẹ́sìn kí wọ́n tán yóò kó gbà rẹ̀ lè ní mùsùlùmù àwọn mọ́sí àbí kan mọ́ faramọ́ àwọn kan àwọn kan mọ́ pé àwọn faramọ́ àwọn mọ́sílá ní káwò pé ìdáwẹ́sẹ̀ yí wúlò ní àbí òwúlò mọ̀dárà rẹ̀ àti máa ń fà mọ̀dára rẹ̀ lọ́pọ̀ jù ní ìnira rẹ̀ lọ́pọ̀ jù ní àbí máa ń fa rẹ̀ lọ́pọ̀ jù máa ń fa ní ẹ̀lọ́pọ̀ jù náà lẹ́yìn èyí ń kí ní kí ní ìpìlẹ̀ kókó ìmáàmù tó ń jẹ́ sí jùlù kí ó jẹ́ pé lọ́dọ̀ àwọn onímọ̀ ní tàbá fẹ́ kọ̀m̀fíṣ àwọn èèyàn ẹni lọ́wọ́ sí àwọn Tọ́lá ìpínlẹ̀ ilẹ̀ ìmọ̀ kí ó ní ìṣẹ́gbìmọ̀ yìí pé tán bá ń sùjádà láàrin ohun ẹ̀sùn pé wọ́n tí ó ń lóbi sùjúdù ni. Ó yẹ ká jẹ́ káwọn èèyàn ti mọ̀ ká tó máa ṣe. Bá a bá sì ṣe táwọn èèyàn bá mọ̀ tẹ́lẹ̀, tàbá tí sálámà kátàlàyé fún wọn. Torí ṣíṣe ní ẹ̀jẹ̀ kí wọ́n mọ̀. Kò burú pé ká ṣe. Àwọn abá tí tó rí, bó àà òṣèrun ìmáàmù ti yẹ fẹ́ ohun àdíjì tó ké àdíjì ńlá àkọ́kọ́ wò náà àdíjì sàáyé ni a bá ti ṣe dáyé yíyẹ sẹ́wò mahalù tí wọ́n gbé sí tí ó fi lè kọ mọ́ ìmáàmù àti ìfẹ́ ìmáàmù àkọ́kọ́ gbà yí pé wọ́n sọ pé yíyẹ tàzábà lè mọ̀nà jìmọ́ náà wà láwọ̀ sádàkù àwọn ayé nǹkan òpòrọ́ ni wọ́n kọ́ntà bí wọ́n sọ gbogbo méjì tó ní pé wọ́n wọ́lọ́ ní ó ti ṣe mọ́mkín tẹ́ntẹ́ pè ní yẹ́ ọlọ́wà nínú orílẹ̀-èdè òpòrọ́ nù ọ̀wá tí ń

ibi tá lè gbé wọ̀ ní wípé sídìkò lè máa mú àti sídì àti kírísìkò rẹ̀ láti lè sọ pé tòtò rí bẹ́ àti ti ọjọ́ ẹ̀sẹ̀ kò sí gbára lé tí ìwà ikọ́ àbínú mọ́mù tẹ́lẹ̀ kò sí gbára lé èyí ni kọ̀ wá sí nínú tí wọ́n kà alẹ́tọ̀ ìmọ́mù kọ̀lẹ́tọ̀ ìmọ́mù ni ò sí mọ́ ẹ̀ Bàbá Rínàtì tó mú ẹgbẹ́ jáde sagbọ́. Ọ̀nàdà, bàbọ̀. Ṣẹ̀rí ìnàṣọ́ ipé ní kò sí nínú Tẹ̀lìkì tàbára ẹgbẹ́ ìdájọ́ Kàfíyàn, ààyè ẹ̀dàdà tó ilé ẹ̀kọ́ láwà. Ìgbẹ́gbẹ́ látẹ́ sọ fún àwọn dùn áàtù tó wà ń ta tí wọ́n síwájìí.

wọ́n náà fi olè náà tó wọ́n bá tó dáwà tó ní ẹmọ́ mú sí mọ́ kọ̀ wá torí wípé ọtí yẹn jẹ́ àrámọ̀ ẹmọ́ mú wọn kọ́ wá sọ pé kò wúlò rárá ẹnu tó wúlò mẹ́ òfìfẹ́ ìpé wọ́n mọ̀ náà fi hù tó yẹn ni ó dá fún làkàì ìgbàsígbà tó làkàì ọba sọ̀rọ̀ kò gbọ́dọ̀ díjú mọ́rí nítorí tí ò fẹ́ kọ́ wá pàntọ́ dáa rẹ̀ ṣùgbọ́n àǹfààní ọtí kò tó ìpalára tó ti ṣe tó bá yẹ pé ìpalára lọ́pọ̀ jù ẹ kúkú fún yín sílẹ̀ mú ọtí wúlò sí látara kí wọ́n fi ṣe nǹkan yàtọ̀ fún ká mú mú bá sára báyìí wọ́n fi ṣe nǹkan ó ti dàpọ̀ tí ń bẹ̀m̀bẹ̀ tẹ̀rí à ní onẹ́sù kòrán nẹ́sù kìtàb wọ́n mọ̀ náà fi wà kí ni wọ́n ismuhuma akbaru min naf'ihima kí ni ismu ọtí kí ni ismu tẹ́tẹ́ tó bí wá jẹ́ pé òun lọ akbaru ju náfù ubẹ̀ náfù yẹn ìlìmí yàgbọ́dọ̀ wà tàbí wọ́n mọ̀ bá ń fa ní ilẹ̀ jíwà mẹ́ ká kúkú pa àǹfà ní òun nítorí bọ́lọ́wọ́ bá ti lóhun ọ̀rọ̀ òun ọ̀fẹ́ àìfẹ́ oníkàfàdálà àmọ́kámọ̀ nínú ẹ̀kọ́ tọ́rọ fẹ́ fi kọ́ wá pé dídá tí mo dá o ó sàǹfààní o ṣùgbọ́n àǹfààní rẹ̀ tó ìnira rẹ̀ nígbàtí nira ti pọ̀ ju ẹkúkú pa àǹfààní náà jẹ́ mẹ́lò mọ́ ẹ̀bà ti tèmi ọlọ́run tó yíò ní gbogbo àfá agbọ́dọ̀ máa ṣe bí wọ́n pẹ̀lẹ́ nìkan máa ń jà tó adámù ní kìíyàn tó máa ń fa alágbẹ̀lẹ́ nìkan àbẹ́ tí wọ́n ọ́sàǹfààní fún mi rí o bí tí ń bá mi ṣàyé òní rẹ̀ kó aláàrùn àbúrò fún ìjọba ilé ó ti báyìí ó ti báyìí ó ti báyìí ní ọ̀dá mọ́ sọ. inú láàmà fi dá gbogbo ṣeré àtàbá fẹ́ dá iná mọ̀ wọ́n láti kalẹ̀ nísìn tààtùgbà rẹ̀ tàà ní bá ti ná mẹ́ bá bá bá máa bá bázà sí ábàkìní kan so àwá ilẹ̀ ìgbé ńgbà tó rí báyìí o á tí ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n àwá ní ìgbé ńgbà tí jílá ìmọ́mù ní yẹ̀kẹ́ o ìmọ́mù ní ṣe gán náà rẹ̀ lọ́dájú àmọ́kọ̀ pàtí mọ́ ọ̀rọ̀ ìmọ́mù rárára ọ̀rọ̀ àyàtò ọ̀rọ̀ ìmọ́ni ọ̀rọ̀ ìdápẹ̀lọ́lọ́run láti lè ní bìlífù sọ́lọ́run kò líyà tó nígbẹ̀mí lé abáṣigín báyìí lórí báyìí ẹni jọ́ wà ní ìmọ́nà kò lí nínú wa àti sàlàfíò àti zúfíò kàlílò wọ́n kàlílò márùn bóyí tí wọ́n bá fi síbì kan nú wọ́n fi síbì kan tà ọkùnrin mẹ́mù orí ìjọgbẹ̀ yíò jẹ bọ́ sí rárá kọba àpọ̀tí ẹ̀ pàṣẹ rí àmù gbogbo àtìsíṣẹ́ mú àwọn kọjọra wọn kí á sì mọ́ kọ̀m̀fíṣì àwọn ọmọ tọ́rẹ́ lómi ibi tí mo rò pé fẹ́ lọ ọ̀tọ̀ ní tí mi rò pé fẹ́ lọ tí á jẹ́ ràzákì ìwádìí sí wa òun ni wípé sọ̀látù almustari àwọn jẹ́lísàtù ráhà àwọn kan fara mọ́ ìyẹn tí ń kí wọn tí ń kí wọn lọ kọkùn ìjòkó lẹ́ẹ̀kan náà pé ọ̀rẹ́ yìí bó jòkó ṣùgbọ́n sí ẹ̀sẹ́tò ráhà kọ̀tọ́ fún imam ọ̀tọ́ fẹ́ni tó ti ṣe wàhálà tàbáàn tí í ṣe fẹ́nú nígbàtí wọ́n fẹ́ dìde ráyé sí ọkàn gbọ́ ká tí ń bá ní dìde tipátipá ẹ̀yìn wọ́n kan yẹn ni kọ̀ tí mo gbọ́ ohun ọ̀pá kan lẹ́yìn lọ́lọ́ ọya yanjú oòrùn yóò kù lérí èdòkó jẹ́lifẹ́tò ráhà ni wọ́n pè àwọn tó sì gbà wọlé fẹ́ táwọn mẹ́ta nínú àwọn onímọ̀záhì torí pé kọ̀ndíṣàn kan ló fà àbíkọ̀ jẹ́ pé ẹ̀yìn rẹ̀ ọdún òòyí fẹ́ dín tí ń kírun lọ dín kírun lọ wọ́n ṣe wàhálà púpọ̀ bó ti fẹ́ nàró inú ẹrù inú báyìí ojú ẹ lọ tọ́bá ní kò nàró báyìí látòkè ní ó ti rébọ́ ọwà jòkó rẹ̀ jẹjẹ kí òkú níjòkó jẹ́lẹ́sẹ́tò ráhà ni wọ́n pè àdísì mú wọlé àwọn àbáṣe faramọ́ nítorí àlàáfíà kí ìsìlámù fẹ́ kí ò fẹ́ ìnira bẹ̀sí ẹni bẹ́ẹ̀ kìí sí kí tó bá jẹ́ pé lérí ìrùn ìmáàmà lọ́ka mọ́lògìgì tọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn dára wọ́n dà nǹkan bò tẹ̀wọ́n wọ́n fẹ́ ìdìdí lábẹ́ ìdí láti òkú lọ́wọ́ lọ́lẹ̀ níbo ni wọ́n ti ráyẹ̀ wá tẹ̀lé lọ ìwọ̀n ní tẹ̀lé lọ jòkó ìyá gọ́kàndé sam ọ̀rọ̀ tẹ́ǹtọ́ kí ká tẹ̀lé ká mọ́tẹ̀lé wọ́n ti ẹ̀ ní tẹ̀lé ní ìjòkó gọ́kàn à ń lò kí ní wọ́n bá lọ ní ọlọ fún ààrẹ <laughs> wọ́n ní ọ̀rọ̀ màràkọ́ wọ́n ní tẹ̀lé ní ọ̀bá tó wá yẹ́ pé ìmámù wá wà ń bẹ̀bẹ̀ tí tí ò bá ní sagidi tẹnumíwà bọ́bẹ̀ ìṣàrà lọ́kànlẹ̀ kan gẹ́gẹ́ bí ẹni tó kú tó só gọ́gẹ́tọ̀ yóò jẹ́ ṣe ìṣàrà pé kẹrìnká bọ́bẹ̀ bẹ́ẹ̀ ni tí wàwọ́ sẹ́gbẹ̀ kan kẹrìn fún sí máa kí lọ tọ́wọ́n ní gbogbo aláwà fààrí mí bá ti bá ti sọ́dí ẹ̀ lónìí tí rẹ̀ bá tẹ̀lé wà kọ́nà ní ẹmà lọ sí jára bí àwọn àwọn ọ̀sọ̀rọ̀ ṣùgbọ́nlẹ̀ ṣùgbọ́nlẹ̀ ààkẹ́ ìgbọ́mù ṣùgbọ́nlẹ̀ torí wọn lẹ́pọ̀ ìṣẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò sì dábọ́ dọ́lẹ̀ ní sọ èyí orí bá wọn ó tún kú kókó kan ẹ̀ẹ́ ti kọ́ wọn tẹ́lẹ̀ lẹ́bí ọ̀sá ọmọbìnrin àti só àti dídà kára èyí kí ìtọ́jẹ́ nú ẹ̀ ẹ́ ti jẹ́ ká mọ̀ pé ayé mọ́ iṣu bá dé ẹnìkan mọ̀ pa lọ ni ààyàn sọ fún orin láàrín alábádé pẹ́tọ̀ kárúgbó kìtì ẹ̀ ẹkí méjì méjì ẹparí ẹ̀ ẹkí mẹ́ta tó kú àbí ẹnìkan tó mọ̀ jù kọ́ fà síwájú wọ́ kí fún wọn èyí mọ́ níjì ẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn imọ́ lọ́kàkà bí tẹ́dé ọ̀pọ̀lọpọ̀ lẹ yóò báyìí wọ́n mọ́ mẹ́rìnjẹ̀ ẹ̀nu yóò sọ láyé ìtumọ̀ kírùn lọ yóò ní kọ̀sẹ̀ ní tọ́mọ̀ yóò ní kọ̀sẹ̀ ní yé lẹ́kọ̀ọ́ sẹni tó mọ̀ kọ́ọ̀dà ló fi jẹ́ pé ẹlòmí òwọ́n ni nílò òkè wá ní aláwọ́lá ọdọ́gbójú ọdún tó ń kí wọn kọ́dà lọ aláàrẹ̀ ọjá rí ìrọsílọ́wọ́ nígbà nẹ́bì wọn ààrẹ́mì náà sọ anẹ́bì máa máa àgbàlọ́ rẹ̀ já sùkú mẹ́ mọ̀láíkà lòun ogójú ọdún wọ́n fi ṣe mọ́nù ikọ̀ wá sórí àlọ́lá rẹ̀ ti jálẹ̀ ìrún àà kọ̀bẹ̀rẹ̀ ọlọ́run yóò kó mẹ́jọ kàbí ẹgbọ́ àlọ́lá mi já ọ̀yà àmá ò ẹjẹ́ tó ṣe o ẹbí tó wọ́n wílẹ̀ kan lẹ́nu àwọn ẹni ọlọ́run wọ̀nyẹn wọ́n máa ń palẹ̀ mọ́ fọ́nà dáadáa gbogbo àwọn àgbàlagbà tọ́lọ́run wọ́n máa palẹ̀ mọ́ wọ́n ní jẹ tí ó mú wọn só wọ́n máa sá fẹ́yìn jíjẹ wọ́n máa sá ẹwà jíjẹ wọ́n máa sá gbogbo nǹkan tó lè mú wọn só ìgbà ìrún tó fẹ́ kí tó ní wọ́n gbà ipò kan tó wọ́sù àwọn ọmọ ìpínlẹ̀ wọ́n wá fẹ́kẹ́ nìkan gba ìrún yẹn kí fún àwọn ìyẹn táwọn bá kí mẹ́ka wọn kí pé fọ́lọ́run ni wọ́n bá lóko wọ́n torí wọ́n torí ẹ̀wà látòkú wọ́n bá lọ́jà wọ́n torí ẹ̀wà látòjà wọ́n wà kí kó tó wá dáyé ìmọ́mù oṣù àwọn ìmọ́mù tẹ̀kó ìyàdíwò kàràkàrà ìwọ́n kí torí owó oṣù ní rí àwọn àjẹmọ́ tí wọ́n fi ń sá lókè ní pé wọ́n ń ta rẹ̀ jọ ìmọ́mù mọ́ ìmọ́mù lọ́wọ́ wọ́n ká sí ìwọ̀n ọ̀tẹ̀ àìmọ̀ kan sí ń dàmọ́ ẹlòmí so ẹ̀rì nísìn pé àwọn kan lè kó iná wọ́n lè jẹ́ran Yorùbá sí àwọn ó lè jẹ́ran Haúsá sí Yorùbá wọ́n ní báyín kí lásìkò tẹ́ ìdí sí wọ́n ó di ẹsẹ tán kó tó bẹ̀rẹ̀ tí wọ́n ń tẹ̀kùlẹ́gì ní sin wọ́n sára wọn jọ bí mẹ́ta kan wọ́n jẹ́ kí ti ń dá ọgbẹ̀ ẹ̀tọ́ sáré kí ti wọn kẹ́yìn tó kí yí so àwọn mọ́mù mọ́sálásí àwọn agbófin kalẹ̀ pé àwọn ọ̀fẹ́rún méjì mọ́sálásí bẹ́ẹ̀ bàbá àwọn kẹ báyẹ̀ bàbá àwọn kẹ lọ kí ti lágbódé àbí ẹkọ líle yẹn lọ kí ti irun kan làwọn fẹ́ bí wọ́n lẹ̀ tẹ́lọ́ fi pé jẹ́mọ́ tó bá yóò ní ìlú òkè bàjá tí wọ́n bá bọ́jà ń ta wọn bọ́jà nulé nígbàtí èkì bí ẹmìlú ọmọ yàgbé ni ọ̀n bá bá rí pé wọ́n ò ní sọ fún ọ ẹnu rẹ̀ mú tí mímọ̀ rẹ̀ pọ̀ ní ah, àbára lẹ́yẹ̀ mọ̀ pàdé ní aláhàtùwà látàkù sí olúwa lọ́wọ́kùnwa aláhàtùwà àmọ́jọ́júmọ́lẹ̀ lé ti dé o bá ti dákájọ mọ́ kí lápapọ̀ tọ́ bá tún kí níbi ìwúwo ẹwà ní ká bákìrì kọ́ a máa fọ́lù ànábì káwọn yẹn máa wo àbákìrì yes ọ̀rẹ́ dàgbùn tí wọ́n yẹ wọ́n gbádùn ẹ̀gbùn in dájú wípé a lè fọ́lù ẹni tí ó rẹ̀ lànàbì kí ní ká bákìrì wà tó bá já sí pa lè fọ́lù ẹni tó rẹ̀ kójòkó ni kò ẹmọ́ kí tẹ̀lé mi sọ̀lú kàmọ́ra ẹ̀tù mú ní ìṣọ́lú tó wùn náà ni ó lò àmọ́ kí lọ wá fàátà náàbí òfin tẹ̀lé àwẹ́kọ́ kéèsì mẹ́tọ́nù àríkò ti kéèsì mẹ́ bẹ̀rẹ̀ nítọ́ ẹni pé nígbà tó ti pẹ̀ àbákiri kóò náà ti mọ̀ tẹ̀lé òfin ni wọ́n fún wọ́n yọ̀ndá bá náàbí kọ́ pẹ̀lú nẹ́sùn sàrí nẹ́sùn kìtà àti nùtúrọ́tù tọ́wà wà ìdá kúntà fi hẹ́m fọ́sẹ́lì àlẹ́ فإذا كنت فيهم فأقم لهم الصلاة نفسي كوجك النبي قلت لي everybody anybody tí wọ́n bá tí wọ́n bá ti lè wà ńbẹ̀ ìwọ ni ọ̀sájú tí wọ́n bá ti lè wà ni ọ̀sájú òun ní fàá tó fi jẹ́ sí wípé bí àfá àgbà bá ti dé ẹnikẹ́ni tó bá wò pé òun lọ́wọ́ ọ̀sájú kọ́ bọ́ sẹ́yìn ẹni kan sọ̀rọ̀ tẹ́lẹ̀ gan azẹ́àrí dé wá sí Nàìjíríà bí sí Adamu ní kíjímọ̀ azẹ́àrí sí tó dé sọ́lá azẹ́àrí musafir ni ọwá débí ní jẹjọ́ ọdé margaret bàbáwá ní kí ẹ̀yìn azẹ́àrí ọkọ̀ síwájú kó kírù sọ́ azẹ́àrí ní ah, ana musafir kò jẹ́ ní ìrìn àjò àwọn òkì táwọn ìpàdàjá jẹ́ àrí ọlọ́wọ́n lóṣù méjì àwọn òkì ọlọ́wọ́n mú jẹ́ pọ̀ ìmú kí wọ́n wà lára rẹ̀ وعلي وإذا كنت فيهم وأقمت لهم الصلاة sígbà tí wọ́n ti wà bẹ̀rù tó yà jẹ́ àyà fún àgbúgbà àgbáyé ní wọ́n lọ́sà àjíkìrù àwọn àtẹ́gbà fún ìlà àjáàrí so yẹ́ ló lè fún ìmáàmù yóò kẹrin ó ti dára lé yóò kí àti pé ní ìrìntí rìn ìrìn ohun mú wà náà lọ́wọ́ inú ẹ̀ làwá sí ń lọ ẹrù òkè lọ kírùn bí ẹjọ́ ilé ìrìn àjò láwà àníláǹfààní àti kírùn ṣẹ̀rí àfún aríká kírùn kádìkù ṣùgbọ́n ìlú òkè wálẹ̀ yìí ó ti di àdúgbò wọlé nù anẹ́bì fún ẹ̀ wọn aláwọ̀ ẹ̀kọ́ tó lẹ́yìn nìkan tó ní náà ti pé wà ìdá kọ́ntà fi ihe wà àkọ́mtà láhùn ìtúlọ́tù àfáàlì àbíjọ́ ẹwọ́ àfáàlì Àwọn sọ́rọ̀ ti àfáàlì ni. Òun lọ́pàá ní ọ̀rọ̀ ajẹ́ bẹ́ẹ̀, kọ̀dí àtẹ́gbẹ́ ọ̀rẹ́ ẹ̀dá gan-an òun lẹ́ ìyẹn ní onílè ìyá sọ pé báwọn yóò náà máa jòkó bí ẹni tí ò bá lè ti jòkó àbákìrì tó ní ọ̀nà ròun òun náà pọ̀lú ìjẹgẹ́ bó ti jẹ́ dáhùn ẹlẹ́kan bẹ̀tì ìdáhùn yẹn wá ọjẹ́ bèjì olóyìn bí kíbi tàbá ti rí fàkíhù ìsìláàmù fẹ́ tí ọ̀ bá kú wọ ọmọ sáà nítorí àwọn fúkàrá ò mú practicalize ọ̀rọ̀ ọlọ́run ju àwọn údàbáwò lọ àwọn údàbáwò àwọn takú ti nù súnsù bọ̀rọ̀ríyà wọ́n lè tòkó sí wọ́n wà fínífíní tí fúkàrá ò náà ṣekú wọ́n gbẹ́nu sọ wọ́n sì fi síkírù lọ́nà wọ́n fi gbọ́rọ̀ ọlọ́run yé ju ẹlòmí lọ bẹ̀tí bí wọ́n ti lè gbọ́rọ̀ ọlọ́run ní tó ń pẹ̀lú fíkì ológa kò lè dàbí practicalize lọ́sàn àti lóòrùn bí tàwọn fúkàrà àwọn fúkàrà wó sí náà wọ́n sàdúwà wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run pẹ̀lú ẹ̀ àwọn òdàbáwò nákìdù ní kíkún ẹ̀fúnra sí àwọn fúkàrà kẹ́ tó lè tẹ́lẹ́kìdù ara wọn wọ́n ma ti dúgbà

wọ́n wá ń bí àfọ́ ní ìṣẹ̀ríà ní wọ́n ń bí àfọ́ náà gbé nígbàtà mú akẹ́kẹ́ sí náà nìsìn kọ̀bílì àti bàbí tó bá dàrúpọ̀ èwo láàbì gbéra wọn tí kọ̀bílì àti bàbí bá pàdé pọ̀ èwo láàbì ó lú kọ̀bílì ó tún lú bàbí lé ìrùn ìrùn kan ṣoṣo wọ́n ni mọ́ nà kásà wàsádà sájàdá ba'da salam ومن نقص سجد قبل سلام ودينكو olórùnkú pọ́lù ṣẹ̀yà méjì papọ̀. àbí ní tàbí pẹ́lá pèjú ẹ̀sìn àílà àmà kí ni wá kírùn jákè kí ni ṣẹ̀ríà rẹ̀ bàdí ni àdúkàbùn ẹ̀mọ́ bàdí ni torípó kí ó jákè tí wọ́n kí ó jákè láìlà in tó wọ́n kírùn lọ ó tó wá kírùn lé ó tún bí lákàkàkọ́ ó tún sáádà kìdún kí lè yíò ọkọ̀ ti jù sẹ̀rí àmẹ́jì àwọn kan wá ní kò sí lọ́rùn fún pẹ́kọ́ kó sí méjèèjì ọ̀rọ̀rùn fún kó sí kàbùlí kó tún sọ̀rọ̀ àdí nínú nǹkan ṣoṣo èwo ni kó gbéra wọn kọ̀bùlí ló gbé gbé bá àdí ní àríbà ní ẹgbẹ́ gbé kọ̀bùlí ńgbòrò ni àwọn kan ní kọ̀bùlí ni àwọn kan ní bàdí ni so wọ́n wá o lè dá ìṣẹ̀tọ̀ tí dínà wà bá yìí ẹ̀rọ àwọn ọmọdá sí tẹ̀lẹ́à ọjọ́ ọ̀sí àdílé tọ́lẹ̀ fún ọmọ ẹ̀tẹ̀lé nǹkan lọ bẹ́yìn náà bá ìṣẹ́ ẹ̀ka lọ wọ́n fi náà òbí ilé rẹ̀ wọ́n á sọ wípé in kuntum fi raybin mimma فاتبعوا سؤالاءكم إن كنتم صادقين فإن لم تفعلوا فلن تفعلوا إن لم تفعلوا فلن تفعلوا قل يا يقالوا بس هيبا لك غدا إن أرب شرط يجزم فئلين لم أرب شرط يجزم فئلان واحدا وكان ذلك تغني وكان ذلك بعدي in ọbẹ̀ ṣiṣẹ́ sẹ́rùsù lára sí ilé kan yìí rẹ̀ lam ọbẹ̀ ṣiṣẹ́ sẹ́rùsù lára sí ilé kan yìí rẹ̀ tàbára ní ìlàmù tafọ́àlú irú bí ilé mọ̀lọ́rù tafọ́àlú tafọ́àlú nàbẹ̀ ẹkọ́ jẹ́ tàbára tafọ́àlú inni agbẹ́jọba fún ni àbílám in ló ní ìjọba abẹun ni àbílám wọ́n náà wá ẹ́ tọ́lá ẹ́ pé ìlò ní pẹ̀lú ìjàwó gbogbo ẹsẹ̀ ilé ọjọ́ àkọsẹ̀ lè ní wọ́n dágbàrá ti ìlànà lọ wọ́n àgbìjọba fún ìwọ̀n gbànà àwọn ẹ̀rẹ́ ti yínà mọ̀ in ni ká gbìjọba fún torí pé in ókùnmù rẹ̀ méjì ni o lè dájọ́ tòsí o tó lè dájọ́ rọ́nà tó jìnà lám ọ̀kan ṣoṣo ni nígbà tó ti lè jẹ́ pé jáde mọ̀ fèrè lẹ́ni ni in ẹ̀sì lámú sábẹ̀rẹ̀ tọwọ́ ti wà lórí wọn tàbátágbẹ̀fẹ̀ kọ̀bílì àti bàbí ìtọ́ta ní kí á sàjádà kọbílà sàlám ká tó jáde nínú kásàjádà òun ológun ìtàn tàbátí sàjádà kọbílà sàlámì sàlámù lọ́kàn wà bá rí ti pé àátùn òdìbádà sàlámì átún lè dára ní ìdínú tó ìjá ti pé ẹ àfáà tó bá gbọ́gbọ́ lógà yìí dáadáa tó bá jẹ́ mùsùlùmí tọ́lọ́run yóò fẹ́ òun pẹ̀lú ìfàkíwọ̀ fẹ́ dọ́gba ẹ̀ọ́kà kú bí pé jẹ́ ń sin lọ́run àti kò sí lọ́run amúsáàbí bọ́lá fún fàkíwọ̀ ni pé ìlàmà àtàzàzò ilẹ̀mẹ̀ bè ilẹ̀mẹ̀ wà ilẹ̀mọ̀ lè fẹ́ tẹ̀lé àwòlà àti ìzàrù ọlọ́run sáfà àgbáríkà sí fún ọ ọlọ́run jẹ́ àṣípẹ́ ọlọ́run mẹ́rin lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ Inshallah ní next week, àwọn ọ̀sáàzù wa Ismail Ayub Shakur, àwọn ni Mahadir wa. So, ó sáà máa jáde ẹ̀mà ọmọ topic to talk to you, Inshallah. Fọ́tẹ̀hà. الله تعالى في الله لا يعلم